الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد جاء في الحديث الصحيح عن أنس بن مالك رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال سيأتي على الناس سنوات خداعات يصدق فيها الكاذب ويكذب فيها الصادق ويؤتمن فيها الخائن ويخون فيها الأمين وينطق فيها الرويبضة قيل وما الرويبضة قال الرجل التافه يتكلم في أمر العامة na'am alhamdulillah ọ̀pẹ́ ńlá ní fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala lórí àwọn ìdẹ̀ra tó ṣe pé ó tóbi gan lára àwọn ìdẹ̀ra yìí ó ní ìdẹ̀ra làákàí ìdẹ̀ra ìlérònú ìdẹ̀ra ìlérònú jílẹ̀ ń pa nǹkan kíyàn lè gbọ́ ọ̀rọ̀ yìí ìdẹ̀ra àti lè ronú sí in tí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ń sọ lórí àgbọ́yé àwọn ẹni síwájú rere eléyìí orílẹ̀ ńlá ni ó orílẹ̀ ńlá ni torí pé téèyàn bá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí àwọn èèyàn ń sọ àti ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ń jáde nínú ọ̀rọ̀ àwọn èèyàn èyàn ó tún dúpẹ́ lọ́tọ̀ lálàáfíà sahahahu al-Albani wa ghayruhu ní pé sayati ala nas àwọn ìgbà kan padà wá dé bá wọn èèyàn sanawatun khadda'at àwọn ọdún ni àwọn ọdún so anabi sallallahu alaihi wasallam fi sí nakira so sanawatun khadda'at àmẹ́yẹ ọdún tí ó ma tàwọn èèyàn jẹ so torí pé àwọn orísìírísìí ìtànjẹ ó wà nínú ọdún yẹn so wọ́n á ròyìn àwọn ọdún yẹn náà àbáwọn ìgbà yẹn wọ́n ròyìn pẹ̀lú rẹ̀ yusaddaqu fiha al-kadhib òpùrọ́ wọ́n ma gbà lódodo ń bẹ̀ wa yukadhabu fiha as-sadiq bẹ́ẹ̀ sì ni ẹni tó jẹ́ olódodo wọ́n ma pè lópùrọ́ wa yu'tamanu fiha al-kha'in oníjàmbá wọ́n ma fọkàtán wa yukhawwanu fiha al-amin ẹni fọkàtán wọ́n gbà lóníjàmbá wa yantiqu fiha ar-ruwaybida àwọn Ruwaybida wà máa sọ̀rọ̀ nù rẹ̀ Ruwaybida yóò máa sọ̀rọ̀ nù rẹ̀ qila wa ma Ruwaybida àwọn sahaba nabi sallallahu alaihi wasallam bi pé ah kí ní jẹ́ Ruwaybida qala ar-rajulu tafih èyàn yẹpẹrẹ èyàn tí ó bùkátà sí ààyìn tí ó wà lórí ẹ̀ àbíyàn èyàn tí ìkápá rẹ̀ bóyá ìkápá ìrónú rẹ̀ ní báwọn afá ṣe sàlàyé rẹ̀ mú sí fún wa ní sọmúrì rẹ̀ yíò ìkápá ìrónú rẹ̀ ní àbí ìkápá agbára rẹ̀ kò tó àlámàrí yẹn arrajulu tafihu yatakallamu fi amri al so ẹni yẹpẹrẹ kó máa sọ̀rọ̀ níbi àlámàrí tó kan gbogbogbò ó bà nínú jẹ́ ní pé àsìkò tá annabi sallallahu alaihi wasallam sọ yìí àsìkò yìí ti dé bẹ́ẹ̀ sì ni ó sì ti ń ṣẹlẹ̀ gan bẹ́ẹ̀ sì ni ó tún wá ń ṣẹlẹ̀ lórúkọ ẹ̀sìn Ọlọ́run subhanahu wa ta'ala nínú ẹ̀sìn Ọlọ́run so ní ìtàn nabi sallallahu alaihi wasallam sọ pé fadallu wa adallu wọn ó sọnù wọn ó sì sọ àwọn èèyàn fala hawla wala quwwata illa so tí o jẹ́ ọ̀rọ̀ tó túnà sí rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ó sì fi hàn èròǹgbà àwọn tí wọ́n ń dáàbò bo ashek Muhammad bin Hadi láwùjọ wa so ó fi èròǹgbà àwọn ó fi hàn bẹ́ẹ̀ sì ni ó fi ibi tí wọ́n lọ ọ̀rọ̀ yìí ìgbà tó jáde àbígbà tí yàn gbọ́ ó sì yàn ní kàyéfì gan pé ah ṣe ẹni tí àwọn èèyàn tí wọ́n ń fi ìmọ̀ tì sí lọ́dọ̀ àbí tí wọ́n ń fi súnnà tì sí lọ́dọ̀ àbí tàbí ń fi irú àwọn nǹkan mí tó tún ju báyìí náà lọ tá fi ń tì sí ọ̀dọ̀ ẹni báyìí kó ṣe pé rọ̀rọ̀ báyìí ni ó jáde látọ̀dọ̀ ẹni yìí so ó sì fi hàn pé látara pé irú àwọn tó tún wá wà pẹ̀lú àwọn ẹni yìí èèyàn tún rí nǹkan àrù ọ̀rọ̀ yìí èyàn ò tún rí ìǹkáàrù ọ̀rọ̀ yìí gan so èyàn ò rí ìǹkáàrù ọ̀rọ̀ yìí gan látọ̀dọ̀ àwọn tí wọ́n wà pẹ̀lú ẹni tó fi hàn pé a al'amuru a'adhamu mimma kunna nadhun àṣẹ alamari tóbi ju bá sí ń rò gan lọ alamari ó lágbára ju bí èyàn sí lọ so kí ni ọ̀rọ̀ náà òun náà ni ọ̀rọ̀ tí ẹni tán pè ní Abu Hanifa tanimola tí wọ́n sọ wípé kí a kama padà káwọn èèyàn máa padà sí Qur'an àti Sunnah so ní pé a èwo ni èwo ni ar-ruju' ila al-ulama èwo ni ká máa padà lọ́sọ́dọ̀ àwọn àfà so ta bá ṣe pínyà Qur'an àti Sunnah ni ká máa padà sí so wọ́n sọ oríṣiríṣi àwọn ọ̀rọ̀ tó túmọ̀ ọ̀rọ̀ yìí ní mi'a fil mi'a so oríṣiríṣi ọ̀rọ̀ náà sọ tó túnmọ̀ ọ̀rọ̀ yìí tó dẹ̀ sí pé ó tún burú ju eléyìí gan lọ so mi'a fil mi'a láì parọ́ mọ́ so tó jẹ́ kí èyàn máa wá rí pé ah subhanallah ṣé gbogbo ẹ̀ ni pé ká gé àwọn èèyàn kó lọ́dọ̀ àwọn àfà ṣé ibi tá ń lọ náà nìyẹn ṣé tí dáwà àwọn tí wọ́n defend the Sheikh Muhammad Hadi àdí ibi tí ń padà ń lọ náà nìyẹn ibi tí ń padà ń lọ náà nìyẹn pé ká gé àwọn èèyàn kó lọ́dọ̀ àwọn àfá so ká gé àwọn èèyàn kó lọ́dọ̀ àwọn àfá ká ma wá sọ nǹkan tó wù wọ́n fún wa so ọ̀rọ̀ o ó dẹ́rùbàyàn gan ó dẹ́rùbàyàn láti abala oríṣiríṣi fún àwọn èèyàn tí wọ́n ń sọ ọ̀rọ̀ yìí torí pé ẹni tó sọ ọ̀rọ̀ yìí tí ó sí ìkẹkẹ́nú àwọn ènìyàn tí wọ́n lè sọ pé ah ọ̀rọ̀ yìí ò bá mu torí pé àdínù nasiha èyàn ṣe nasiha fẹ́ ni pé ah ní pé ọ̀rọ̀ tẹ́ sọ yìí ò bá mu so yálà èyàn tún rí pé wọ́n gbé ọ̀rọ̀ yìí lẹ́yìn ni pé ah ọ̀rọ̀ ló sọ ò wíwíkúwì wala shakka pé ìwíkúwì ni so kódà wala shakka pé ìwíkúwí tó tún wá tó dójú ti ìmá ni so ìwíkúwí tó dójú ti ìmá sámú ni ọ̀rọ̀ yìí so a ṣe wọ́n náà ti wá rí báyìí nígbàtí a ti ń sọ fún ọ pé àníṣẹ́ wọ́n fẹ́ gé àwọn èèyàn kúrò lọ́dọ̀ àwọn olùmọ̀ni wọ́n fẹ́ gé àwọn èèyàn kúrò lọ́dọ̀ àwọn olùmọ̀ni wọ́n ń àwọn èèyàn kúrò lọ́dọ̀ àwọn olùmọ̀ni ṣebí gbogbo tó ń sọ ni pé àà ẹn sáwà ní láàfáà lú ní sáwà ní sẹkìníkan ni wọ́n náà ń rí báyìí só ń gbọ́ ọ̀rọ̀ yìí ṣé ìwọ náà ń rí báyìí só o ń gbọ́ ọ̀rọ̀ yìí kéèyàn sọ pé kìtàbà ti súnnà o ní ká padà sí pé èwo ni àrùjú ila al-ulama yí pé sọ kódà ẹlùmí ò túnmọ̀ rò pé wọ́n ti wá káwọn mọ́kànlá báyìí la hawla wala quwwata illa billahi al-aliyyil azim òdodo ò sí ká mọ́kànlá òdodo ò sí kò sí lílọ síbi kankan òdodo lòdodo mọ̀ jẹ́ so òdodo ni òdodo mọ̀ ó sì máa borí súnnà Ọlọ́hun bá so bó lè ṣe pé ọ̀dọ̀ àwọn tí yapa ẹnu wà lọ́dọ̀ wọn látún máa padà sí ní pé ó yẹ ká wá dá padà sí Qur'an àti súnnà ni so ẹwọ̀ ọ̀rọ̀ ẹni tí ń sọ pé kalimatu haqqin nígbàtí sọ pé ká padà lọ́sọ́dọ̀ àwọn kìbáàrù orida biha batil so wọn ò rí kalimatu haqqin orida biha batil sọ sílé yóò ẹwọ̀ nǹkan torí Ọlọ́run ẹwọ̀n nǹkan tó rí ọ̀nà àwọn òdodo yìí hàn gbogbo àwọn ọ̀rọ̀ yìí hàn òdodo ni tí wọ́n náà bá lè innama a'idukum bi wahida an taqumu lillahi mathna wa furada thumma tatafakkaru nǹkan yọ̀kánà lè mìíràn kan an taqumu lillah kan dúó fọ́lọ̀wọ̀n ọba nìkan má dúó nítorí ìkankan mi ìdúnmà rẹ̀ ni pé pọ́ọ̀sì ná fọ́lọ̀wọ̀n ọba bí pọ́ọ̀sì tó pọ́ọ̀sì fún ọlọ́wọ̀n ọba nìkan sọ́sọ́ ni ìwọ nìkan kọ́kọ́ pọ́ọ̀sì fọ́lọ̀wọ̀n ọba pé ah, jí ń ro kíní ìwọ mathna wa furada àbí ní méjì méjì thumma tatafakkaru lẹ́yìn náà kẹwàá ronú sáwọn nǹkan tí ń ṣẹlẹ̀ ibo làwọn ènìyàn ń wọ̀ wà lọ́wọ́ yìí ṣé kòtò kan láti kòtò kan kọ́lá ń já sí kòtò míì day by day by so ma bi sahibikum min jinnah ọlọ́wọ́ bá ní ẹni tí ó wà láàrin yín anábi sallallahu alaihi wasallam kò yáwéré ìwọ náà jókòrò fúnra àtìgbà tó tí tá ti ń fi gbogbo ẹ̀sùn kàwẹ́ nìyí ẹ̀ríwò náà mú wa àtìgbà tí gbogbo ẹ ti ń ṣẹlẹ̀ àtìgbà tí wọ́n ti ń sọ gbogbo nǹkan tí wọ́n ń sọ ìgbà wo làwọn ẹni yóò rí ọ̀rọ̀ tí wọ́n ń sọ fi tì sí ó kéré jù gan àfá márùn láwọn àfá tíyàn ò lè rán dànù fà so láwọn àfá tíyàn ò lè rán dànù kí èsì pé ẹn pé bàbá kan bì kan ara o àwọn tí wọ́n tí wọ́n tí wọ́n mọ̀ wọ́n pẹ̀lú pé wọ́n wà ìmọ̀ aláwọ̀kọ́ wọ́n rí fa bi talabil ilmi torí in táwọn àfá máa ń sọ náà nìyẹn náà wọ́n mọ̀ wọ́n pẹ̀lú pé wọ́n wá ìmọ̀ urifa bi nashri al-ilmi wọ́n tún mọ̀ wọ́n pẹ̀lú pé wọ́n ń ta ìmọ̀ká wọ́n tún mọ̀ wọ́n pẹ̀lú pé wọ́n dúró ṣinṣin lórí òdodo so ìwọ náà wá ronú fúnra rẹ gbogbo àwọn ọ̀rọ̀ yìí ibo ni gbogbo àwọn ọ̀rọ̀ yóò padà já sí ta ló sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí lánàá ta ló sọ̀rọ̀ ọ̀rọ̀ pé ká lọ máa mú ní Kùránì àti Sunna straight ta ló sọ so ta ló sọ pé ká lọ máa mú nínú Qur'an àti súnnà ká lọ máa mú straight ta ló sọ a ń bèèrè tà sí ìtọ́ tó wọ́n ń sọ igun tó wá gbè wọ́n lẹ́yìn bí i tún padà lọ sínú Qur'an torí subhanallahi alazim ọ̀rọ̀ Ọlọ́run ọba òdodo ni ó gbè lẹ́yìn súnnà nabi sallallahu alaihi wasallam òdodo ni ó máa gbè lẹ́yìn kò ní gbè lẹ́yìn tó jábọ̀ sí kò sí ní gbè lẹ́yìn àrùn torí pé ọ̀rọ̀ yìí bátilun bila shak ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí ó wọlé ni na a ẹni sọ pé kán nípa fìtínà a Ibn Hadi pé kí wọ́n dá padà lọ sí a Qur'an wa sunnah so kò tún ṣe pé ọ̀dọ̀ àwọn àfáà tó ṣẹlẹ̀ láàrin wọn yẹn wọ́n tún dá padà sí àbí ọ̀dọ̀ wọn tún dá padà sí si so eléyìí ọ̀rọ̀ tí ó tí ó ní wazno kankan ni tí ó ní kíma kankan ara àti ara ni in tí ó fi ní kíma ni pé ó dà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ aljarkashi eh, sheik sa'ad annayi fi nasa ọ̀rọ̀ yìí eh, mo ń gbà wọn mọ́ra ká gbárùkù ti àwọn afáfá eh, iyyakum wa qutta'u turuq so ẹ ṣọ́ra fáwọn tí wọ́n kathir wallahi ìmọ̀ wà lọ́dọ̀ àwọn afá igán ìmọ̀ wà lọ́dọ̀ àwọn afá igán tó ṣàǹfàní tó ṣàǹfàní gan kò sí kò sí tó bá ń jòkó sí àwọn ẹ̀kọ́ wọn tó bá ń tábà rẹ̀ tó ń ka àwọn tíra wọn ó mọ̀ mọ́ tó mọ̀ lánàá subhanallahi alazim ó mọ̀ mọ́ tó mọ̀ ìkẹ́nú àwọn akọrin so wọ́n mú ọ̀rọ̀ nígbà wọ́n bí wọ́n rú bèèrè báyìí náà ni nípa pé ẹ gbọ́ àwọn tí wọ́n sọ pé ẹ padà sí ọ̀dọ̀ àwọn àfáà pé ká padà sí àti Sunna ni sí pé ká padà sọ́dọ̀ àwọn wọ́n mú ọ̀rọ̀ orin kan ni orin so ó pọ̀ tí irú tẹ́ni yìí ń ṣe gangan bó ló ṣe kọ́ ní ka annana wal ma'u hawlana qawmun julusun hawlahumul ma'u ó sàkóhun tó pọ̀ sínú orin hun as-sama'u sama'u wal ardu ardu so orin hun tẹ́yà máa ka yíò mọ̀rán ni pé ah, the same thing náà ló ń rìpítì ka annana wal ma'u hawlana àwa wà gẹ́gẹ́ bí àwa omi wà wájú wa qawmun julusun hawlahumul ma'u àwọn èèyàn kan jòkó omi wà láti <laughs> so the same thing lẹ́ni yẹn rìpítì sí kan para so bí kọ́mẹ́dì ló fi ṣe pé àsàmá òsàmá wal ardu ardu wal kìníkà bó ṣe láti bẹ̀rẹ̀ tó fi bẹ̀rẹ̀ tó fi bẹ̀rẹ̀ tí járkà ṣe fi kọrin yẹn so tó fi parí rẹ̀ bó ṣe kọrin yẹn nìyàn ìbátan bí Sheikh Saada naif ní ọ̀rọ̀ orin tán kọ́kọ́ mú àrùn eléyìí kàn bí eléré aláwàdà aláìmọ́ tí ń ṣe so Sheikh Saada naif bá ṣe so torí pé tó bá ń sọ pé ká padà sí Kùránì àti súnnà tí ẹ̀mà tó wọ́n sọ pé kí èyàn padà lọ sọ́dọ̀ àwọn ulama the same thing náà ló ń sọ torí pé Kùránì àti súnnà yẹn náà ló ní ká padà sọ́dọ̀ àwọn ulama kí lọ́lọ́wọ́ bá wí fas'alu ahla dhikri in kuntum la ta'lamun fas'alu ahla dhikri in kuntum la ta'lamun àwọn olùmọ̀ nígbà tẹ́ ẹ so àwọn olùmọ̀ wọn ma bẹ tí wọ́n ma fún yín ní ìdáhùn sáwọn àbẹ́rẹ̀ yín so torí pé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala náà mọ̀ pé gbogbo akọ́lá jẹ́ olùmọ̀ so fadlu Ọlọ́run Ọba ni Ọlọ́run Ọba ni tó bá sì wù ló ma ń fún so a kílùkọ rẹ̀ ẹni yìí wá ń sọ ọ̀rọ̀ yìí èyàn ń sọ nǹkan tó sì the same thing na ni wọ́n dẹ̀ ń pọ̀ tẹ́ ìgbà pé kìí ṣe the same thing tí yàn bá padà sí ah, ọ̀dọ̀ àwọn olùmọ̀ èyàn padà sí Kùránì àti súnnà nìyẹn tí yàn bá tún wá padà sí Kùránì àti súnnà Kùránì àti súnnà ó dá ọ padà lọ sí pé kó padà sí kíni kó padà lọ sọ́dọ̀ àwọn olùmọ̀ àwọn táwọn àfáà máa fi ń dè láwọn ọ̀rẹ́mọ́ òsù àwọn olùmọ̀ tí wọ́n àwọn olùmọ̀ burúkú àwọn olùmọ̀ bídá àwọn àwọn al'aimatul mudilli àbí al-mudillun àwọn olùmọ̀ tí wọ́n ń sìn àrọ́nà èyí tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala tí ń sọ fún aká jìnà sí tánàbí sallallahu alaihi wasallam sọ fún aká jìnà sí nìyẹn so but al'ummo ní pa sófò nínú àwọn èèyàn tí wọ́n mọ̀ wà lórí òdodo in tánàbí sallallahu alaihi wasallam sọ fún wa nìyẹn la tazalu ta'ifatun min ummati ala al-haqqi zahirin so irú èròǹgbà wo burúkú olè ní sáwọn àfáà yíwa irú èròǹgbà burúkú olè ní sáwọn àfáà tẹ́ ń sọ pé so àwa ní àwọn olùmọ̀ tí wọ́n lórí òdodo fi kulli qadiyya wa fi kulli mas'ala so níbi gbogbo alámàrí so a máa rí àwọn olùmọ̀ tó wà lórí òdodo so ẹ̀ẹ́tún jẹ́ káwọn yẹn máa lose hope nínú àwọn olùmọ̀ fitna tó ti tán tó ti yanjú tó dòdó ti hàn ẹ wá ń gbé bíbà kó ju báyìí gan lọ àwọn fitna tí ò tó báyìí gan òdodo hàn a sì mú àwọn olùmọ̀ àwọn olùmọ̀ náà nìyẹn lọ bá tán sàlàrí òdodo ọ̀dọ̀ àwọn olùmọ̀ inú tíra àwọn yíò ràn wọn nìyẹn padà sí ẹwọn kan so bóun ni ó sì wá ṣe pé bí eléyìí fitna ibn hadi fitna tó yí pé ó hàn a ní fitna yíyàn débi pé alẹ́ni tí fítọ̀rọ̀ rẹ̀ ò bá dàrú tí fítọ̀rọ̀ rẹ̀ ò bá dàrú tẹ́ bá sàlàyé fún wàlláhì ó sì gbọ́yé tí fítọ́rọ̀ rẹ̀ ò bá dàrú o tí ò bá dàrú pé ah bí nǹkan bó ṣe kí nǹkan rí ni wà lábẹ́ bá ṣàlàyé fún báyìí yóò sì gbọ́ yí pé ah kò bá mún tòótọ́ kò bá mún tòótọ́ so bódodo ṣe hàn tó nìyẹn o so òdodo wá hàn yí wá rò pó ò ní hàn sáwọn olùmọ̀ débi pé in tó kù ni pé kẹ́ ẹ gbé wọn kó lọ́dọ̀ àwọn afá so ibo ń lọ báyìí tó rọ ọlọ́run ọba so bákanáà nínú ọ̀rọ̀ Ọlọ́run Ọba Ọlọ́run bá ń sọ pé ya ayyuhal ladhina amanu ati'u Allaha wa ati'u ar-rasula wa ulil amri minkum so ní tó tún wá bá ní jẹ́ ni pé àfáànà tó káyà yìí fa fi shay'in farudduhu ila Allahi so aya ọlọ́run bá subhanahu wa ta'ala ń sọ fún ẹ̀mẹ́ pé ẹ̀yin olùwàbọ̀ òdodo ẹ máa gbọ́rọ̀ sọ́nà ọba lẹ́nu o ẹ máa gbọ́rọ̀ sójíṣẹ́ lẹ́nu o ẹ tún wá máa àti àwọn ulul àwọn tí wọ́n wà ní àkóso alámàrí láàrin àwọn tán wà ní àkóso so ẹ jẹ́ ká wo bí àwọn ulama ut-tafsir bá sì ṣàlàyé ayayi pé wa ulul amri minkum منه تفسير الإمام ابن كثير رحمه الله تعالى وني آه، وقال علي بن أبي طلحة عن ابن عباس وني وأولي الأمر منكم وني أمتن بني أولي الأمر بي أهل الفقه والدين أمتن وني أبويت وسن نيسن وكذا قال مجاهد بمجاهد ناس صنيه wà àtọ́ àti àtọ́ wà alhassan albasri àti alhassan albasri wà abúláàlìyà wọ́n ni látọ̀dọ̀ abúláàlìyà wá wá látọ̀dọ̀ rẹ̀ pé wà ulil amri minkum ya'ni al'ulama wọ́n ni wà zọ́hìr ẹ máa wo ibn kathir rọ fẹ́sì tarjih ní pé ìtó hàn wallahu a'lam ní pé ọlọ́mọ̀bá ló ní mẹ́jù annal ayata fi jami'i ulil amri ní pé gbogbo àwọn tó wà lákòóso gbogbo àkóso alámàrí ni minal umara'i nínú àwọn olùpàṣẹ wal ulama ní tó sì pé ní táwọn afáàmà fi sọ pé ulil amri al umara wal ulama sọ́rọ̀ wọn bá ń pàwà láti kíkà padà sọ́dọ̀ wọn kama gbọ́rọ̀ sí wọn lẹ́nu kama taqaddam Ibn Kathir sọ pé gẹ́gẹ́ bó ṣe ti síwájú tàti múlẹ̀ ìwá síwájú Ibn Kathir tó wọ́n sọ lẹ́yìn àwọn ọ̀rọ̀ mi ó ní fahadihi awamirun wọ́n ní eléyìí àwọn àṣẹ ni bí ta'ati al-ulama pẹ̀lú pé kíyàn mọ gbọ́rọ̀ sáwọn àfáà lẹ́nu wal umara àti àwọn olórí so gbogbo ara sì mọ̀ pé tọ́wọ́ ni ni so ni so ẹwọ ẹwọ ọ̀rọ̀ tẹ́ni yí sọ tó fẹ́ fi dànkarú wáyìí pé wọ́n ní wọ́n rò pé ọ̀rọ̀ táwọn sọ pé hikma pé fa in tanaza'tum tẹ́ bá wá ṣe so ila Allahi war rasul ni pé à tẹ́ bá wá ṣe yapa ẹnu ọ̀dọ̀ Ọlọ́run Ọba àtòjíṣẹ́ rẹ̀ ni ẹ àwọn khawarij tán fẹ́ ya kó lọ́dọ̀ Ali kó nínú shi'atu Ali so ṣe mọ̀ pé tó ṣẹlẹ̀ náà ni tí wọ́n sọ pé hakama rijal so ní pé ó sọ àwọn èèyàn di kíni ó sọ àwọn èèyàn di ẹni tí ń dájọ́ pé hakama rijal Ali so inil hukmu illa lillah ìdájọ́ tọ́lọ́wọ́ bá nìkan ṣoṣo ni ẹ̀dàkùn ọ̀rọ̀ tẹ́ nìyí sọ bóò ló ṣe yàtọ̀ sí nǹkan tí àwọn kọwàríjì ń sọ yìí pé wọ́n ní kọwàríjì but kí ló fi yàtọ̀ tàbí fi wá sọ pé kalimatu haqqin urida biha batil ibi tó yẹ kí àbúnàbílì ti sọ ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ ilé ọ̀rọ̀ tí wọ́n ń sọ pé kalimatu haqqin urida biha batil tán sọ fún Sheikh la ilaha ni à ń sọ pé ni wọ́n ẹ wá sọ ní tàà pé ń kìbáàrù tí è ṣe kìbáàrù but ilé ìwọ̀n ní rí sọ pé bá tèlì hmm. kọ́lọ̀wọ̀ bá kó jẹ́ kan lè rí sọ so ẹ máa wo ìtàwọn náà ṣe nafsun táwọn náà ṣe nìyàn Abbas wọ́n sọ fún pé hakama rijal Ọlọ́run ọba gan fi àwọn èèyàn ṣe olùdájọ́ náà so Ọlọ́run ọba gan fi àwọn èèyàn ṣe olùdájọ́ ìpé mọ́ sọ pé Kùránì àti Sunnah nù Ọlọ́run ọba gan ní pé tíra Ọlọ́run ọba ní ẹlù tí rán ọlọ́wọ́ bá nìkan ẹ̀tún máa wò àfá ìwá tó wọ́n sọ pé ṣèbí láàrin èyí tó bá ṣẹlẹ̀ láàrin àwọn àfá èyí tó ṣẹlẹ̀ láàrin àwọn sàhábà nǹkan ṣe bá àwọn èèyàn náà wọ́n yàn ẹ̀hẹ́ àwọn èèyàn náà wọ́n yàn kan dájọ́ rẹ̀ àbí ok sáwọn àwọn sọ ẹ̀yìn gbọ́n àbọ́ hàní fata nímọ̀lá ẹ̀yìn gbọ́n jà àwọn sàhábà lọ àbí àwọn sàhábà tí wọ́n mú àwọn èèyàn pé ní tó ń jẹ́ fitna tó ń ṣẹlẹ̀ tó yí pé ó ta alákọ̀ pẹ̀lú dìmá pẹ̀lú ẹ̀jẹ̀ pẹ̀lú ẹ̀mí wọ́n wá mọ́ àwọn èèyàn pé àwọn èèyàn ni pé ah, àwọn tó gbọ́n àwọn tó nímọ̀ àwọn tó gbọ́n àwọn tó nímọ̀ àwọn ni kán fi tírà Ọlọ́run bá kán fi bá wa dájọ́ ni kán fi tírà Ọlọ́run bá kán fi bá wa dájọ́ nínú fitna yìí so àwọn sàhábà ni àwọn sàhábà wò pé ah ni pé farudú ila Allahi wa rasuli tó túmọ̀ ni pé káwà gan fúnra wa wọ́n tún dá padà lọ sọ́dọ̀ àwọn tó jẹ́ olùmọ̀ ọlọ́gbọ́n láàrin ara wọn la hawla wala quwwata illa billahi al-azim ẹ wo sáfsátọ̀ táfàyín sọ ṣẹ́wọ̀n ká táfàyín sọ wáyìí ìwọ náà tí wọ́n náà bá jẹ́ ni tó ń ronú tó lè jókòó fúnra rẹ̀ lẹ́yọ̀ kan ní méjì méjì ó ti ń ronú sí ó ti ń rí ibi tí gbogbo àwọn ọ̀rọ̀ yóò padà já sí ó padà já sí a ń bèèrè tà sí àfáàwó ló sọrú ọ̀rọ̀ báyìí àwọn àfáà wo ló sọ ọ̀rọ̀ báyìí tá bá lọ sí tafsir al-imam Qurtubi nípa àyà yìí náà ní pé wa ulul amri wọ́n ni wa qala Jabir ibn Abdullah wa Mujahid ahlul Qur'ani wal ilmi wa huwa ikhtiyaru Malikin imam Maliki o tí imam al-fuqaha wal ulama' ní pé àwọn tí wọ́n nímọ̀ nípa fiqh àtàwọn olùmọ̀ fi dín nípa ẹ̀sìn ni o so nípa ẹ̀sìn ni o àwọn ní kẹ́ tẹ̀lé o so nípa ẹ̀sìn ni o àwọn ní kẹ́ tẹ̀lé o so ẹwọ ọ̀rọ̀ báyìí ẹwọ ọ̀rọ̀ àwọn salaf Dhahhak Dhahhak sọ pé àwọn olùmọ̀ ni pé tẹ̀lé àwọn olùmọ̀ so nígbà tí nǹkan bá ìgbà tí ìkhtiláfù bá wá ń ṣẹlẹ̀ gan ló wá ní bùkátà sí ká padà wá sọ́dọ̀ àwọn olùmọ̀jù ẹ̀rí tó wà fún yẹn Ọlọ́hun bá sọ pé fa idha ja'ahum amrun minal amni awil khawfi adha'u bihi ìgbà tí ìkhtiláfù bá tún wá ṣẹlẹ̀ gan àwọn olùmọ̀ ní ẹtún gbé padà lọ àníṣẹ́ in tó tún wá jọmí lójú ni pé àfáà yìí náà ní ọ̀rọ̀ tán ti sọrún kaba yìí ní Abu Hanifa ta ní wọ̀lá yẹn wàláì táwọn àfáà yóò bá rọra in bẹ̀rù fún wọn gan nífà wàláì táwọn àfáà yóò bá rọra in bẹ̀rù fún wọn gan Abu Hanifa yìí sẹ́ Abu Hanifa ta ní mọ̀lá tó bá di pé kéèyàn wá mọ́ tí wọ́n bá fẹ́ wá mọ́ po àhá ká mọ́ kọ́rọ̀ jáde àfáà ní nafsu ọ̀rọ̀ yìí rí tá ti sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí rí sẹ́ fa in tanaza'tum fi shay'in eh, wa idha ja'ahum amrun min al-amni aw al-khawfi adha'u bihi wa law radduhu ila ar-rasuli la'alimahu alladhina yastanbitunahu minhum ní pé àwọn tí wọ́n ń yọ láàrin ara wọn àwọn tí wọ́n ń deducted so wọ́n mọ̀ ẹjẹ́ kaka ọ̀rọ̀ alimamu sáàdì fún wọn nípa ayà yìí alimamu sáàdì ní ọ̀rọ̀ tó wà pàgán wọ́n ni hadha ta'dibun min Allah alimamu sáàdì sọ pé ilé ẹ̀kọ́ ni wa annahu yanbaghi lahum ní pé tó tọ́ fún wọn ní pé idha ja'ahum amrun min al-umuri al-muhimma tí àlámọ̀rí gbáǹkọ̀ gbá ṣẹlẹ̀ wal masalih al-'amma àti tó kan gbogbo èèyàn ma yata'allaqu bil amni in tó ní ṣe pẹ̀lú àláfíà ni ó wa sururi al-mu'minin àbí ìdùnnú àwọn mu'mini aw bil khawfi àbí ìpáyà alladhi fihi musibatun alayhim tó sì pé àdáwò ń bẹ̀m̀bẹ̀ fún wọn an yatathabbatu ní pé kan wà dáadáa wala yasta'jilu kan sì bi isha'ati dhalika al-khabar kama sáré tan ọ̀rọ̀ yẹn ká bal yarudunahu ila rasul muda pada lo sodo jise wa ila ulil amri minhum kini wa kini wa wọ́n túwúlù alay ibn kathir kini wa wọ́n al amri sí al ulama ahlu al ilmi wal fiqhi ulil amri ka kanani si tafsiri mi wá fún al amri bin ni ulil amri ka kanani nafsu ulil amri ti tí alimami ibn Kathir fàṣàrọ̀ tí alimami Qurtubi fàṣàrọ̀ náà ni so ní pé kí wọ́n dá padà lọ sọ́dọ̀ àwọn ulul amri ibò lẹ́yìn ti wá rí ti ẹ wa kó àwọn ọ̀rọ̀ ti ibi tẹ́ ti gbogbo tafsiri tẹ́ ṣe fún ayà Ọlọ́run bá tẹ́ tú ọ̀rọ̀ Ọlọ́run bá bó ṣe wùnyí ẹ bá wa kó àwọn ọ̀rọ̀ yẹn jáde àwọn mọ̀sọ́dìrì àwọn mọ̀sọ́dìrì tẹ́ ti rí gbogbo àwọn tẹ́ ah! kìí ṣe pé ẹ bá wa subhanallah ìrìnàdì àwọn sọ̀hábà gbà káwọn olùmọ̀ káwọn padà lọ́sọ́dọ̀ àwọn olùmọ̀ àwọ́lá wá nígbà ká padà lọ́sọ́dọ̀ àwọn olùmọ̀ la hawla wala quwwata illa billahi al-aliyyil azim so wani ẹmọ gbọ́ wani bal yaruddunahu ila rasul wa ila ulil amri minhum ahli ahli ar-ra'yi àwọn tí wọ́n ní ìròrí wal ilmi sahih àti ìmọ̀ tó lálàáfíà wal ilmi wan nushi jari so wal ilmi so wal ilmi ni wal nushi àti ìmọ̀ wal nushi àti tí wọ́n ń fún yẹn ní ìmọ̀ràn wal aqli àti tí wọ́n ní torí wọ́n pé so war razana àwọn tí wọ́n gúnrégé alladhina ya'rifuna al-umur àwọn tí wọ́n dá alama nima wa ya'rifuna al-masaliha wa diddaha wọ́n sì mọ̀ àwọn àǹfààní àti tó ìwọ náà jòkó fúnra rẹ̀ ronú fúnra rẹ̀ ronú fúnra rẹ̀ ronú sí tí ń ṣẹlẹ̀ ronú sí tí àwọn ènìyàn sọ Abu Hanifa ta nímọ̀lá lọ́rọ̀ tí wọ́n ti sọ rún gaba ìrìnà wọ́n ti sọ nafsu intanta koloni wọ́n ti sọ rínà so wọ́n ti sọ rí so bó sì jẹ́ nìyàn ẹ̀tún wọ́n máa wọ̀nkẹ́ àníṣẹ́ Ànábì sallallahu alaihi wasallam sọ pé in tí ó jẹ́ kálà ní ká padà lọ sọ́dọ̀ àwọn olùmọ̀ àwọn tí ìmọ̀ wọn ní ìsinadi lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam hadithi yìí a ó wà ní Sahih al-Bukhari Abu Sa'id al-Khudri ó gbà wá ó ní ya'ti 'ala an-nasi zamanun ìgbà kan padà wá bá àwọn èèyàn fayaghzu wọ́n fẹ́ ṣe istifta wọ́n fẹ́ bèèrè fatuwa ń pa nkankan àbí wọ́n nígbà ṣe ok in tẹ́fẹ́ sọ yìí kí ni wọ́n fẹ́ ṣe ṣe wọ́n fẹ́ tọrọ àdúwà ni kí wọ́n tọrọ àdúwà náà àbí sẹ́yìn gbà pé àdífì yìí wọ́n fẹ́ tọrọ àdúwà ni so fáyẹ kúlù níwọ̀n ma ṣe fíkún na'am wọ́n ní bẹ́ẹ̀ ni fayuftah lahum wọ́n wá ṣe kíni tán bá ti bèèrè ìmọ̀ lọ́dọ̀ rẹ̀ tán so wọ́n wá ṣe kíni wọ́n ṣe fathu fún wọn tán bá ti bèèrè ìmọ̀ pé bóò ní ká ṣe bóò ní ká ṣe báyìí fayuftah ojú ogun ni ẹ́ o ojú ogun ni ẹ́ o anẹ́bì sallallahu sọ pé yìí tí ó jẹ́ thumma anabi tún wọ́n sọ pé thumma ya'ti 'ala an-nasi zamanun àwọn ìgbà kan tún wá tún wá yóò dé báwọn èèyàn fayaghzu fi'amun minan nas àwọn ọjọ́ kan tún wọ́n tún jagun fayuqalu hal fikum man sahaba ashaba rasulillahi sallallahu alaihi wasallam sáàtún rí nù yín ẹni tó wá mẹ́ so tó wá mẹ́ àbí tó dún ní mẹ́ so lára àwọn kan tó máa ń lo sọ́hábà fún ní pé kíyàn ṣe kíni kíyàn wá mọ̀ lọ́dọ̀ yẹn so sáàrí ẹni tó wá mọ̀ lọ́dọ̀ àwọn àwọn ashabu rasulillah ẹni tó dún nímọ̀ àwọn sọ̀hábà nabi sallallahu alaihi wasallam fayakuluna na'am wọ́n ní bẹ́ẹ̀ ni fayuftah lahum ọlọ́wọ́ bó wọn ní ìṣípayá ìborí thumma ya'ti 'ala an-nasi zamanun ìgbà kan ó tún tún dé báwọn èèyàn fayaghzu fi'amun minan nas àwọn ìjọ kan ó tún jagun fayuqal gbogbo àyà yìí ṣé in tí wọ́n sọ ni pé Qur'an àti Sunnah torí pé nǹkan kan náà ní ń ṣẹlẹ̀ ka'annana wal ma'u hawlana qawmun julusun hawlahumul ma' as-sama'u sama'u wal ardu ardun walmọ́tọrù tẹ́ntìrú wà lìkíní ẹwọ̀n kẹ ìkẹ̀kẹ́nà ni àwọn olùmọ̀ dá wọn padà lọ sínú kùránà àti súnnà ni àwọn olùmọ̀ wọ́n dá wọn padà lọ sínú kùránà àti súnnà náà ni so wọ́n ni àwọn ìjọ kan tó jẹ́ alfikun man sahaba man sahaba ashaba rasulillahi sallallahu alaihi wasallam sáà tún rí fẹ́ni tó jẹ́ àwọn akẹ́kọ̀ọ́ òjíṣẹ́ ọlọ́run ọba àbá nínú ẹni tó dún nímọ̀ ẹni tó dún nímọ̀ àwọn tó dún nímọ̀ òjíṣẹ́ ọlọ́run ọba wọ́n ni fayaquluna na'am wọ́n ni bẹ́ẹ̀ ní bẹ́ fayuftahu lahum ọlọ́run bó sì fún wọn ní ìborí so túnmọ̀ pé gbogbo ìgbà táwọn èèyàn bá ń pínyà in tó yẹ ká máa ṣe nìyà Ànábì sallallahu alaihi wasallam ń kọ́ wa ní ẹ̀kọ́ ń bí ni pé gbogbo ń pínyà in tí àwọn sọ̀hábà wà lórí ẹ̀ in tí annabi sallallahu alaihi wasallam wà lórí ẹ̀ tó rí pé in tán fi béèrè fún sọ̀hábà annabi nìyẹn na nítorí pé ó ní mọ̀ ní sálàfù yẹ wà lórí ẹ̀ àṣí ok àsáwọn lálọ ma bá àsáwọn lálọ ma bá láma kọ́ sí wọn pé ah báyìí nǹkan báyìí o nǹkan báyìí o nǹkan báyìí o tọ́lọ̀wọ̀ bá subhanahu wa ta'ala tí ó ma fi ràn wá sí in tọ́lọ̀wọ̀ so tá bá tún wá wo ìṣesí àwọn sahaba nabi sallallahu alaihi wasallam ìṣesí àwọn tabi'un ìṣesí àwọn atba'u tabi'un báwọn gangan náà ṣe man ṣe nìyàn ma ṣe man ṣe nìyàn pé ó oh, ẹ já padà lọ sí a kílọ̀kọ́ rẹ̀ ẹ já padà lọ sọ́dọ̀ abdullahi ibn abbas abdullahi ibn abbas ó lè fún wa ní mọ̀ nípa kíní eh, ẹ̀yà àwọn olùmọ̀ Baghdad wọn wò pé ah Ibn Abi Duhala àti Ahmad nọjọ́ ń pò láàrin ara wọn yìí ẹ jẹ́ ká padà lọ sí bí Qur'an àti Sunnah oyi in tí wọ́n mọ̀ ní pé ah Imam Ahmad sọ òdodo àbí Imam Ahmad sọ òdodo in tó bá Sunnah Ọlọ́run bá in tó bá Qur'an mu so kí ló kù ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ Imam Ahmad ká lọ gbàmọ̀nà lọ́dọ̀ rẹ̀ ṣe ká jáde lé àwọn lórí lórí Imam Ahmed wọn ń gbà wọn mọ́nà pé ẹ má jáde láwọn lórí lórí o wọn wò pé ah ọ̀rọ̀ yìí láàrin kílòkọ rẹ̀ Imam Ahmed àti Ibn Abdul Wahhab bí láàrin Khalifa àti Imam Ahmed ní pé ah ẹ fi wọ́n lẹ̀ ẹ jẹ́ ká wá wòye sí so wọn wò so ibo láti wá rí gbogbo ọ̀rọ̀ yìí so lẹ́ẹ̀kejì nínú àwọn nǹkan tí àfáyín sọ tí ó bá mọ̀ so o ni pé bọ́n ṣe ń ṣebí tí ìwọ̀n bá mọ̀ nǹkan èyàn ó sì jólẹ̀ kìí ṣe dandan kí èyàn dá sí gbogbo nǹkan so tí ìwọ̀n bá mọ̀ nǹkan àfáyí fi ń rinlẹ̀ pọ́ àwọn ohun mọ́ ò àfáyí sọ pé àwọn ohun mọ́ ò ọ̀yẹ́ àfáyí sọ pé àwọn ohun mọ́ bọ́n ti ṣe sọ nígbà kan náà nìyẹn wọ́n dẹ̀ tó fi ń rinlẹ̀ pàwọn ohun mọ́ dì sí náà ẹwọ ẹwà wà dúró tó ti lọ sẹ́wọ̀n kẹ so ẹlẹ́kejì wá ní pé ok tá bá wá darí ẹ̀ padà lọ síbi Kùránì àti súnnà yẹn gan gbogbo nǹkan tí bàbá Muhammad Hadi ṣe so ẹ̀dàkùn bóòlù sí ẹka bá wọn lò ṣebí ká darí rẹ̀ lọ síbi Kùránì àti súnnà ni àbí bóòlù sí ẹka bá wọn lò ṣe tá padà lọ síbi Kùránì ní ṣe ó kọ ká kápẹ̀yàn ló kọ burúkú àwọn akhyar àwọn ẹni tó dáa jùlọ tí yàn náà kàpá àwọn tó dáa jùlọ nú àwọn èèyàn kápẹ̀ wọn ló kọ burúkú ṣe in tí Kùránì gbé lẹ́yìn nù so ọlọ́bà ni wala tanabazu bil alqab in tọ́lọ̀ ọba sọ nìyẹn ẹ má fúnra yín ló kọ bú ó kọ́ lé ní sọ áfíkọ́ ẹ má fúnra yín ló kọ bú so arafatu shar ó kọ́ lé ní àbí alladhi qad shaqqat junatuhu ó kọ́ lé ní sọ̀fíkù sọ̀lfík ó kọ́ lé ní sọ́hìbùl hannati wal khammarat àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nú àwọn okọ̀ tí Sheikh Muhammad Ibn Hadi tí tán ti ń pè wọ́n àwọn òròmọdìẹ ó kọrẹ ni ẹ Kùránì àti súnà tẹníká dá padà lọ ni ó tẹníká mọ́ lọ sọ́dọ̀ àwọn àfá so Kùránì àti súnà yẹn ni ó ṣe káfẹ́sùn zina kẹyàn òun ni Kùránì gbé lẹ́yìn àbí ni ẹ ọlọ́wọ́ bá ní والذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء àwọn tí wọ́n fẹ̀sùn ka àwọn obìnrin àwọn obìnrin tó wà chaste the same thing fọ́kùnrin náà ọkùnrin tó wà chaste so in tó tún wá burú jáì ní pé ah la hawla wala quwwata illa billah eh ma ma gbé in tí èyí sẹ̀rù ẹ ma gbé e lórí fa in tí èyí sẹ̀rù rẹ ma dìí ma ẹ̀rù rẹ láyé fa wala yahmilunna athqalan ma'a athqalihim in tó náà wá sọ nínú al-Qur'an ni àwọn ó gbé àwọn ẹrù kan wọ́n gbé máwọn ẹrù wọn lọ́jọ́ ọgbẹ́ndẹ̀ in tí ó kàn tó wá jókòó tì èyàn ṣe tí ó dáa pẹ̀lú pẹ̀lú ọ̀rọ̀ Qur'an ni o èyàn ṣe tí ó dáa pẹ̀lú ọ̀rọ̀ láti inú Qur'an Qur'an dẹni àlọ́ ni ó so ẹ̀tún àmọ́ in tó burú ẹ̀tún wá fẹ́ prúfù pé Abu Ayyub ṣe Muhsin àbí kìí ṣe Muhsin jàre Abu Ayyub ṣe Muhsin àtàmà àtàmà wọn lọ ń wá àtàmà àtàmà kí irọ́ sí ni gbogbo ẹ̀ padà já sí irọ́ ni gbogbo ẹ̀ padà já sí àti pé yàtọ̀ sí ọ̀rọ̀ pé kìí ṣe Muhsin yẹn àwọn afá lọ́rọ̀ lórí ẹ̀fà àwọn afá lọ́rọ̀ lórí ẹ̀ pé ẹn pé in táwọn afá ń sọ ni pé ẹni tán bá ti fẹ́ tán bá ti ṣe jálù zìnà rí wọ́lá ẹ̀ eh, àwọn èèyàn tàì àwọn afá ń sọ pé ẹni tán bá ti lù tán bá ti fín lọ́rẹ fún zìnà rí tán bá ti ká wọn pé wọ́n establish zìnà fún rí pẹ̀lú jọ́nà ṣẹ̀ríà irú ẹni bẹ́ẹ̀ ni pé àtíyàn bá fẹ̀sùn zìnà kàn wọ́n lè máa fẹ́ lú ẹ̀dàkọ̀ ẹbá amúbi tán ti kọ́kọ́ fi kílòkọ rẹ̀ tán ti establish ẹ̀ pẹ̀lú ẹ̀rí mẹ́rin pé wọ́n ti gbogbo kí ní ìròyìn ilẹ̀ fábọ̀ Ayyub náà àtàmà wọ́n wá ń wá àtàmà àtàmà fún bàbá mọ́mí ibn Hadi wọ́n wá ń wá àtàmà àtàmà àtàmà àtàmà wọ́n wá ń wá fún bàbá mọ́mí ibn Hadi torí kí ni torí kí ẹ̀mbà fi lè gbé tí è ṣe ẹrù rẹ̀ kó dì mọ́ níwájú Ọlọ́run wọn ò mẹ́lẹ́rì mẹ́rin wá fajliduhum thamanina jalda ọ̀rẹ́ búlálà búlálà ọgọ́rin ni ẹ fi wọn wala taqbalu lahum shahadatan abada ẹ má gba ìjẹ́rì wọn má wa ulaika humul fasiqun sheikh al-bukhari bi nassi al-qur'an ibn hadi fasiq bi nassi al muhammad ibn hadi fasiq ọlọ́wọ́ bá tún wá ní illa alladhina tábú àyàfàrántọ́ túbá o min ba'di dhalik lẹ́yìn ìgbà náà wa aslahu bàbá túbá ṣebí dìfàáàtì ṣebí àwọn dìfàáàtì oríṣiríṣi náà tún ṣe fún wọn lọ náà tún ṣe fún wọn lọ tí bàbá náà ń wẹ́kọ́m tí bàbá náà so aya Qur'ani hadithi wá lọ báà nípa àwọn nǹkan tí eh, eh, Muhammad bin Hadi nípa àwọn nǹkan tí wọ́n ṣe tó sì pé hadithi lọ hadithi lọ sámú nípa tó takò rẹ̀ Kùránì àti súnnà nù so kí wà ní kílà ń sọ àbí Kùránì àti súnnà ní ká dó ti ẹni tó bá ṣerú nǹkan báyìí ẹlẹ́kejì ẹni tó tún wá pín àwọn èèyàn lẹ́yẹlẹ́yẹlẹ́ nínú tírà Ọlọ́run bá àti súnnà nabi sallallahu alaihi wasallam ṣé Kùránì àti súnnà tẹni ká padà sí innal ladhina farraqu dinahum wa kanu shi'a so ṣé Kùránì gbìyàn lẹ́yìn àbí àwọn hadithi tán nabi sallallahu alaihi wasallam kí alladhi yufarriqu bayna ithnayn gbogbo àwọn hadith annabi sallallahu alaihi wasallam hadith annabi sallallahu alaihi wasallam sí eré ní àbí subhanallahi alazim subhanallahi alazim kí lẹ̀ sí ọlọ́wọ́ bá dábá ìtọrọ ọlọ́wọ́ bá kí la fẹ́ sí ọ̀sìn ọlọ́wọ́ bá dábá ìtọrọ ọlọ́wọ́ bá kí ló lè láti gba òdodo kí ló lè láti gba òdodo kí ló lè tó fi ṣe pé in tá ń sọ lánàá ó wá di pé in tá ń sọ lónìí ń takò la ilaha illallah so gbogbo nǹkan tí Ibn Hadi ti ń sọ ah awon èèyàn Farkus àti àwọn ya tó àpẹẹlẹ̀ pé wọ́n gbọ́dọ̀ papọ̀ pẹ̀lú àwọn ọmọ ìyá wọn sí ìyẹn ó bá Kùránì so ní pé kán mọ́ ṣe ijtima kẹ́ mọ́ papọ̀ pẹ̀lú so ibo ibo la ń lọ bá ìtọrọ ibu na ń lọ wáyìí sáfsátọ̀ lélẹ́yìí sáfsátọ̀ lélẹ́yìí ẹ̀ká mọ́ padà lọ́sọ́dọ̀ àwọn afá ká padà lọ́sọ́dọ̀ àwọn ìntí ìntí lẹ̀kùn tẹ́lẹ̀ yìí gan ó sì kalẹ̀ inú ẹ̀sìn ọlọ́wọ̀ bá lásán gan aburú tí ó dálẹ̀ ẹsẹ̀ kékeré ọláyìí gẹ́ mo sì ń sọ ẹ̀rù ń bà mí gan fà ẹ̀rù ń bà mí gan fáwọn afá yìí gan la ẹ̀rù ń bà mí gan èyàn ń wò pé al'amuru hayyin tẹ́lẹ̀ ni so ní pé at least wọ́n bá defend gbogbo ohun tí wọ́n ṣe wọn ò ní máa takò àwọn nǹkan tó wà lórí ẹ̀tẹ́lẹ̀ àbọ̀tí ah, á ah, ó bà nínú jẹ́ gan ó bà nínú jẹ́ gan so èyí tí kà fi kásẹ̀ ńlẹ̀ ni pé ah, lára àwọn nǹkan tó tí àfá yìí gẹ́bí mo ti ń ni pé àfá yìí ń sọ pé eh, àwọn òmọ́ ń pa rẹ̀ ẹ̀dàkùn kò sígbà kan tí kanú àwọn àfá yóò ti jẹ́wọ́ pọ̀ òmọ́ ń pa rẹ̀ kò sígbà kan ní tẹ́ mọ́ ń parẹ̀ ẹnírẹ̀lẹ̀ fọ́nà ọba láti kọ́ láti fẹ́ gba òdodo ẹrẹ́ra nílẹ̀ fọ́nà ọba kẹwàá ogbólọ́ ọbó ó ṣe gbé yín ga ogbólé yìí ìgbà olẹ́fẹ́ sí ìdà tó dọ́lọ́wọ́ ọba kò sí kankan nú àwọn afá yìí tí ò tí jẹ́wọ́ pún òun máa ń pa ọ̀rọ̀ yìí síbẹ̀síbẹ̀ náà ẹ̀sìn ṣe báyìí tó dọ́lọ́wọ́ ọba so afáwọn pọ̀tẹ́ ibi wọn pé ọ̀rọ̀ tó wà láàrin Sheikh Rabi' àti Sheikh Muhammad ibn Hadi kò bá mú kìí ṣe bó ṣe jẹ́ nìyẹn náà ẹlọ́kàl ìbánà so àwọn tíra tí tẹ́lọ wò ní o al-ìbánà an awhami wa agoliti ma fil kinana so ẹka so ẹ̀ka kẹ́ mọ̀ bí asúlù masala ṣe bẹ̀rẹ̀ kẹ́ wà àwọn text messages kẹ́ ká gbogbo àwọn tíra táwọn àfá àwọn onímímọ̀ àwọn èèyàn àwọn èèyàn mọ̀ tí wọ́n ti kọ́ pa kíní ẹ̀ka ẹ̀ka kẹ́ ròròrò so ẹ̀ka àwọn Fathul Aliyyi ti Sheikh Fawaz ẹ̀ka àwọn mímọ̀ náà ẹ̀ka àwọn tíra ẹ̀ka so tẹ bá wá ń ka ẹ lẹ́mi òdodo gbogbo gbogbo nàṣíhà lèmi ń ṣe so àti wọ́n tó ń gbọ́ gbogbo àwọn ọ̀rọ̀ yìí náà tí wọ́n náà sì ń dá gọ̀ọ́gọ́ tó ń san tó wọ̀ọ̀kì tó farabalẹ̀ látara kórìíra ṣe ìkórìíra tó wá níṣẹ́mi ló wà jẹ́ kókó bọ́n wájú ọlọ́run ọba ìkórìíra tó níṣẹ́mi ni ó jẹ́ kókó bọ́n wájú ọlọ́run ọba àbí kórìíra tó níṣẹ́lòmí náà ṣe òun ni ó fà tó tó fi wá kó bára rẹ̀ wájú ọlọ́wọ́ bá ẹwọ̀n kan tó lọ́wọ́ so àfáwọn sọ pé ẹn pé àwọn àwọn òṣè kí lókọ̀ rẹ̀ àwọn ò máa ń pa rẹ̀ pé àfáwọn sọ ìgbà pé ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ láàrin Sheikh Rabi àti Sheikh Ahmed Hadi ni ṣe rí ọ̀rọ̀ yìí kí ẹ máa pọ̀tí ọ̀rọ̀ báyìí wàláì kìí ṣe bí máa ṣe ń tírìtì nǹkan ìlmíyà nìyàn tí èyàn bá fẹ́ gbáyàn mú tí èyàn bá fẹ́ gbáyàn mú bóyá gbogbo àwọn ọ̀nà yìí ẹ sí gbogbo àwọn ọ̀nà yìí fa bóyá gbogbo àwọn ọ̀nà tẹ́yàn fi ń ṣe tẹ́ fi ń ṣe rọ́dù gbogbo àwọn halábínà tó fi ń di pé wọ́n mú yín bí wọ́n mú yín bẹ̀rún wọ́n mú yín bí wọ́n mú yín bẹ̀rún tẹ́yàn bá fẹ́ treat nǹkan academically tí wọ́n nílé rí ọmú pé ah ẹ̀rọ yín tó pa kò lẹ́rìí àbí nǹkan kò ní kan bẹ́ èyí ṣe báyìí kí wọ́n sọ pé àà ah, pé ó wà láàrin èyí ó wà break it down látòkè pé à ní kíní yóò kèése bó ṣe bẹ̀rẹ̀ ni so ọlọ́run tó wá ṣe ń pé ṣe láwọn àwọn èèyàn kọ̀ọ̀kan náà wá tó pé wọ́n ti bí àwọn nǹkan báyìí síwájú tó pé ńgbà tí èèyàn mú wọn àníṣẹ́ kìí ṣe láàrin Sheikh Rabi àti Sheikh Muhammad al-Hadi àwọn náà yí ọ̀rọ̀ padà pé láàrin Sheikh Muhammad àti àwọn ọmọ kéwú wọn àwọn èèyàn kan náà ti sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tá Abu Hanifa yìí náà sọ síwájú kìí sọ̀rọ̀ tó ní mustadad ìmọ̀ ẹni tó bá ń tríti nǹkan so ẹ máa wọn kan o afáwa ń sọ bẹ́ẹ̀ kìí sì ṣe bọ́rọ̀ sí rí nìyẹn gbogbo tó yí kẹ́ máa wò pé bóyá

so uh, kí n ka parí kí n gbà wá nímọ̀nà pẹ̀lú ọ̀rọ̀ àwọn ulama nípa ìpadà lọ́sọ́lọ́ àwọn àfá àti pàtàkì rẹ̀ Sheikh al-Allamah Abdussalam ibn Barjis wọ́n sọ wọ́n ní luzumul ulama kí ẹ ma dún nímọ̀ àwọn olùmọ̀ bi idhnillahi subhanahu wa ta'ala huwa isma tafa ni wọ́n sọ so sheik absalam ń sọ luzumul ulama'i bi idhnillah a ẹgbọ́n kan tí kanú àwọn sálàfù sọ ni ó ní ohun ẹni ànù lòun tẹ́lẹ̀ ó ní ẹni ànù lòun tẹ́lẹ̀ pé à bàbá òun bóyá kọ́dárí àbí nǹkan ni ó ní ọlọ́run bá ṣàánú òun pẹ̀lú pẹ̀lú Sufyanu Thawri àbí nígbẹ́ ọlọ́run bá ṣàánú òun pẹ̀lú ni nígbẹ́ ẹni ànù lòun tẹ́lẹ̀ pé à pé ọlọ́run bá láàun pẹ̀lú Sufyanu Thauri ni so ìwọ wá fẹ́ fira rẹ̀ lẹ̀ kọ́nà bá fẹ́ àwọn àfá kan fi láọ́ ọ̀rọ̀ Abu Hanifa ní mọ̀lá lọ lọ́ngbọ́ so wọ́n ni huwa isma wa najatun li shabab òun ibẹ̀ náà sì ni najah ibẹ̀ ni ọlá ibẹ̀ ló wà fún àwọn ọ̀dọ́ so àwọn ọ̀dọ́ tal-umma wọ́n ní wali jami'il umma àti fún gbogbo al'umma lápapọ̀ min al-wuqu'i fil fawda níbi ká máa bọ́ síbi kí nǹkan máa dàrú kí nǹkan máa létò al'alamiyya so ìdá nǹkan rú ti gbogbo ayé so wọ́n ní allati la yastafidu minha siwa iblis tó ṣe pé irú eléyìí kò sẹ́ni tí ó ṣàǹfààní bẹ́ẹ̀ ju iblis lọ iblis ni máa ń ṣàǹfààní bí kí nǹkan túká so ibilisi ni ma ń ṣàǹfààní níbi kí nǹkan túká kó mọ́ létò so wọ́n ni a'adana Allahu azza wa jalla minhu kọlọ̀wọ̀ bá kó sọ́wà kó ń bẹ̀rọ wọ́n ni la yastafi eh, wasiwa a'da'i hadhihi al-umma àti àwọn ọ̀tá al-umma yìí ọ̀tá al-umma yìí ni wọ́n ṣàǹfààní bẹ̀ so in tó pé oníkálùkù ni pé kó padà lọ síbi òdodo sheikh zaid al-madkhali wọ́n sọ pé fala gina li tullabi al-ilmi wọ́n ní ọmọ akẹ́kọ̀ọ́ ó gbọ́dọ̀ rọrọ̀ kó e, májè kí wọ́n tàn ọ̀pọ̀ ti nímọ̀ ó gbọ́dọ̀ rọrọ̀ kó an akabiri al-ulama kó lọ́dọ̀ àwọn àgbàfà wal ashiyakh kí ni e, abdullahi bin mas'ud sọ la yazalu òǹkàlùkù kan tú àkábìrì síbi tó wù ní àkábìrì ìlú ìlú la máa fi tú àkábìrì àbí sí ń gbà táwọn Abdurrahman al-Himyari nígbà táwọn kò ní Basra àkábìrì ìlú la fi tú àwọn ulama Baghdad àkábìrì ìlú la fi tú ibùnà ti ń tú ọmọ akẹ́kọ̀ọ́ òbúrọ̀ rọrọ̀ àna akabiril ulama kú lọ́dọ̀ àwọn àgbàfà wal ashiyakh àtàwọn mashayikh alladhina qadaw muddatan tawila wọ́n tún sí pé wọ́n lo ìgbà tó pọ̀ gẹn fil ilmi níbi ìmọ̀ wat tajribati da'wiyya àti níbi experience níbi da'wa so àti experience níbi da'wa so Sheikh Abdullah ibn Abdurrahim al-Bukhari wani lidha an-najah kí làwọn so sọ an-najah ọlá wal falah àti rinjẹ́ walfaus àti èrè wasaada àtoríire biluzumi sunnati al-mahdha kí a dúnni sunna tó makanga faqat la ghayr wa hadha yasuquna ìwádó ti sunna yìí ni ó ti wá lọ síbi pé ila al-kalami bi darura bi daruratin nípa nǹkan kan tó jẹ́ ọ̀ranyàn daruratu inayati shabab ní pé àwọn ọ̀dọ́ wọ́n gbọ́dọ̀ dún ní mẹ́ wọ́n gbọ́dọ̀ gbárùkù tì wa ahlil islam àtàwọn èèyàn islam shababil muslimin àwọn ọ̀dọ́ islam daruratan inayati bil ilmi shar'i ní pé wọ́n gbọ́dọ̀ gbárùmọ̀ ti ìmọ̀ sharia wa aqidati ahli sunna àti aqida ahli sunna wa tazawwudu minha àti kí wọ́n nínú mọ̀ wa darurati wa darurati luzumi gharasi ulama àti ìjẹ́ ọ̀ranyàn kíyàn dún ní máa gbogbo àwọn àfáà ìdínú agbègbè wọn ni máa padà sọ́dọ̀ wọn fún mọ́ràn ní gbogbo wẹ̀ wan nahli minhum kí a máa mú látọ̀dọ̀ wọn wa difa'i anhum kí a máa dìfẹ́ndì wọn wa dhabbi anhum kí a máa gbá kó lọ́dọ̀ wọn gbogbo àwọn ọ̀rọ̀ táwọn èèyàn sọ so hadha wallahu a'lam wa sallallahu wa sallam baraka ala nabiyyina muhammadin wa ala alihi